إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إن خطبة خطبتنا اليوم ستدل إن شاء الله على عداوة الشيطان وأعوانه وجنوده للإنسان أيها المسلمون عباد الله إن الله عز وجل خلق أبانا آدم عليه السلام فلما خلقه فنفخ فيه من روحه أمر الملائكة ومن ذمهم الشيطان أن يسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبروا وكان من الفاسقين أو كان من الكافرين أي أخذ الشيطان الإباء فلم يسجدوا لآدم فوقع العداوة بين الشيطان وبين أبينا عليه السلام فسبب الشيطان إخراج الأبوين من الجنة لذلك قال الله عز وجل فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من, سوآت من سوآتهما وقال ما نهاكما أن تلكما الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين لذلك قال الله عز وجل في موضع آخر فدلاهما بغرور أي غبرهما فكذب لهما فصدقاهما لماذا؟ لأن الأبوين لا يصوران أن خلق من خلائق الله سيقسم بالله على الكذب فصدقوا الشيطان فأكل من تلكم الشجر التي نهى الله نهاهم الله عن الأكل منهما فبدا لهما سوآتهما فأخرجهما الشيطان بهذا السبب أخرجهم الله من الجنة فالشيطان أيها الإنسان إن الشيطان لنا عدو لذلك يقول الله عز وجل إنه لكم عدو فاتخذوه عدواً اتخذوا الشيطان أيها المسلمون عدوا مبينا هو وجنوده وأعوانه والدعاة إلى سبيله كلهم أعداء للإنسان إذ هم أعداء لأبينا آدم عليه الصلاة, عليه الصلاة والسلام ف ف فلعن الله شيطان بأن خالف أمر الله عز وجل بدلا من أن يستغفر الله الشيطان بدلا من أن يستغفر الله فيتوب إلى الله فيرجع إلى سبيل الرشاد هرد الشيطان الإثم الكبر فقال, فقال لله قال رب بما أرويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين انظر إلى الشيطان فهذا طريق أو أعوان الشيطان وأتباع الشيطان بدلا من أن يشبه أبان آدم عليه السلام لما وقع في مواقع فيه استغفر الله فتاب الله عنه وأن أمنا حواء وقال الشيطان أيضا أي يقول ولا أذلنهم ولا أمنينهم ولا أعمرنهم فلا يبتكن آذان الأنعام ولا آمرنهم فلا يغيرون خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله كيلا ومن الأسباب التي أو من الأشياء الذي يفعل الشيطان بالإنسان إلقاء العداوة بين الناس لذلك نهانا الله عز وجل عن الخمر وعن الميسر وما إلى ذلك لأن الشيطان بهذا السبب يلقي العداوة وبعد أن يغوي الناس يلقي العداوة ومن ذلك التفريق بين المرء وزوجه ويفرقون بين المرء وزوجه كما قال الله عز وجل في كسة براءة سليمان مما يقول عنه أو فيه اليهود اللعين نعم ومنه تزيين الباطل لهم لذلك تجدون الإنسان اليوم قد زين لهم أعمال سيئة أعمال خبيحة خبيحة جداً زينها الشيطان للناس شيئا صالحا فتجد الزنا فتجد الخمر فتجد الفساد العريض في الأرض كلها بأسماء مزينة ملفقة ومنها إدخالهم في الشرك الأكبر ليكونوا من أصحاب الجحيم خالدين فيها فهذا هو الغاية القصوى للشيطان كل ما يوكئ الشيطان الإنسان فيه الغاية هو أن يوقعه فيما يسبب خلوده في النار لذلك يقول العلماء إن البدع أحب إلى الشيطان من المعاصي إذ صاحب المعاصي يعرف أنه ياسي الله ويريد التخلص من المعاصي أما صاحب البدع فياسي الله فيعتقده عبادة فلا يرجع ولا يتوب إلى الله عز وجل فيسهل له السبيل إلى الجحيم وهو الكفر إذ البدعة بريد الكفر لذلك آه، آه، آه، ذكر ابن القيم رحمه الله أن أن الشيطان إذا أوقع الإنسان في في الذنب ليس الغاية على يقع في الذنب بل أن يستدرج به حتى يوقعه فيما هو فوق الذنب يوقعه من الصغار من صغار الذنوب إلى كبار الذنوب إلى الكبير والكبائر من الذنوب ثم إلى البدع في صغار البدع حتى يكيع إلى كبار البدع فمن كبار البدع إلى الشرك بالله عياذا بالله إلى الكفر بالله عياذا بالله إلى النفاق الأكبر عياذا بالله أيها الناس لا تتبعوا خطوات الشيطان عليكم بصراط الله المستقيم لذلك من الأسباب المنكذة من من من آه، هذه الشبكات التي وضعها الشيطان الإنسان الاستعاذة بالله من الشيطان إذا أوقع الشيطان في قلبك شيئا من الفساد قولوا أعوذ بالله قولوا أعوذ بالله معتكدا ما تقوله مدبرا ما تقوله ليس أنك تقوله مجرد, مجرد التلفظ منه الاعتصام بالله عز وجل أي أن تتمسكوا بالله عز وجل بكتاب الله وبسنة رسول الله صلى الله عليه وسلم منها اتباع سبيل الرشاد واتبع, واتبع سبيل من أناب إليه وهذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل وهذه السبل سبل الشيطان وأتباعه وأعوانه وجنوده منها الابتعاد عن الدعاة إلى أبواب جهنم ابتعدوا أيها الناس من هؤلاء الدعاء فهنهم أتباع الإبليس وأتباع الشياطين وأتباع الشيطان اللعين إنما يدعونكم أن تكونوا من أصحاب الجحيم كما أن الله عز وجل يدعوكم إلى دار السلام ومنها الابتعاد عن أصحاب سوء أصحاب سوء الذين يزينون لكم الأعمال الفاسدة الأعمال السيئة فإنهم أتباع الشيطان فنعوذ بالله عز وجل من الوقوع في هذه الشبكات الكبيرة الكثيرة التي وضع الشيطان ليكئ الناس في عبادة غير الله عز وجل فأقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكفوا الله وبا سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي أبا ربصنيني أيما يامن من السلام. الإسلام عداوة شيطان إجوتاتي شيطان تيوني فو أما نبي آدم alayhi salatu wassalam bẹ̀rẹ̀ látorí bàbá wa nabi adam alayhi salam tí ó fi dórí ìgbẹ̀yìn wa nínú gbogbo àwọn tàbájọ wà láìlẹ́ ni ìjọta náà bẹ̀rẹ̀ láti ìgbà tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí wọ́n adam alayhi salam tí wọ́n dẹ̀ fẹ́ adam lára anabi adam alayhi salam lẹ́yìn ìgbà tí wọ́n dìde ọlọ́run wá pa àwọn màláíkà láṣẹ nínú wọn níjọ́ náà lọ́hun wa ai kìkí ṣe kí mẹ́láàkì ní ṣeìtọ́n gẹ́bọ́lọ̀ ìsọ̀fún àni kòránì pé ó wà nínú àwọn àlìjànà àmọ́ ó náà wà nínú wọn òun náà dẹ̀ gbọ́ ìtọ́bù yẹye wípé àṣẹ yíkó mi náà sínú ọlọ́wà adam ẹ adam lẹ́ni tí ó tẹ orí yíba fún adam nítorí ń gbà náà lọ́run kọ́wu kò sí nǹkan tó ṣe ká tẹ ríba fúnra wa ni fa'alun yurid ọlọ́run tó ní ó tọ́ ń gbà bọ́ bá ṣe wà láyé nígbà yẹn tọ́ ní ṣe ń gbà yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níwọ́tọ́ bá ń ṣe lé ní lẹ́gbà tó tún bá ní òtọ́ ṣètọ́ ni wá takú olóhùn lè foríkà adam alayhi salatu wassalam ìdí ni wípé bóòlù ó ṣe tẹ́ríbà fún nǹkan tí ọlọ́run bá dá látara ni àfáàfí ma ń sọ wípé awwalu man qas iblis ẹni tó kọ́kọ́ lo kìíyàsì burúkú láyé iblis ni ayé ẹni tó kọ́kọ́ fi nǹkan tí ò jọra wọn wéra wọn láti fi dá hujja ọlọ́wọ́ bá nù ṣèyítọ́nù ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọmọlẹ́yìn ṣèyítọ́nù lè ní ẹ rí pé nínú àwọn irinṣẹ́ wọn tó ní agbára jù ó ní ká máa fi nǹkan tí ò jọra wọn ká máa fi wéra wọn ká máa fi nǹkan tí ò jọra wọn ká máa fi justify gẹ́gẹ́ bí ẹnìkan tó ń justify àfáàrin àfáàrin sọ wípé àwọn èèyàn là ń dá màláíkà ọ̀rọ̀ yìí kọ́ùlùn ṣirkiyun ọ̀rọ̀ ẹbọ ni ìdí ni pé Ọlọ́run bá nìkan khalik bọ́rọ̀ ìṣe ya ọ̀rọ̀ ẹbọ tó káwọn èèyàn máa fi rẹ́wọ̀ rán láwọn akùlù wọ́n ni akùlù kò lákùnmù àwọn òdá fún yín nǹkan tí ó háíhà ẹyẹ but tabbati wá ní pé ànábì Isa alayhi salam wọ́n dá ẹyẹ bí idhnillah pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìjọwọ́ yìí jọ mọ́rùn nǹkan tafà yìí sọ ẹni tó kọ́kọ́ lo orú comparison iláyé ṣeìtọ́nù ni so ṣeìtọ́nù ó kọ́ al'ibá wà ní stikbar ìgbéragágbé ṣeìtọ́nù ó ní láyé ohun ò lè gbà látara bẹ́ ń kọ́wú ọlọ́ọ̀bá ṣépèlé ọlọ́ọ̀bá gbé ìjìnà sáànú rẹ̀ ìjọta ìbá bẹ̀rẹ̀ àmọ́ látara àdánwò léyìí tí Ọlọ́run bá ti kọ kalẹ̀ fún ọmọ ènìyàn wípé a wà sí ayé yìí náà níṣẹ́ gbogbo nínú àkọlé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú hikma Ọlọ́run Ọba nínú òye Ọlọ́run tó ga tí ó sì nǹkan tá lè fi wé òun ni pé a wà sáyé náà ni ìdí ni pé nígbà tọ́lọ́run fẹ́ dá Ànábì Adam Ọlọ́run ní pé inni khaliqun sọ kí n ṣe fil janna àmá dánwò ni ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ayé tẹ́ fẹ́ wá yóò ayé ta fẹ́ dayín sí yóò ẹ wá sí lọ́wọ́n ọba ni ẹ̀dẹ̀ wá fèsì àwọn wàhálà tó pọ̀ ni ẹ wá wo bàbá yín àkọ́kọ́ bàbá yín ànábì Adam ẹ wá wo tí ó ṣẹlẹ̀ sí òun àti ṣètọ́nù ẹ wo tí ṣètọ́nù ó ṣe fún kẹ́ẹ̀lébà kẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀lébà mọ́ bẹ́yìn ó ṣe gbélé ayé yín tí ṣètọ́nù ò fi ní ṣe mú bàbá yín kó níbi tó ṣe pé wọ́n wà tí wọ́n ń gbádùn tí ò sí kankan tí wọ́n wá mẹ́ tí wọ́n orí báwo wálẹ̀ yóò ṣe wá sí àfikẹ́ ṣe sùúrù lórí ìjọsìn fún Ọlọ́run Ọba ṣètọ́nù bẹ̀rẹ̀ sí lọ́mọ wáṣúwáṣà ó bẹ̀rẹ̀ sí lọ́mọ sọ̀rọ̀ sí àwọn bàbá wa àti ìyá wa lọ́kàn nínú alìjẹ́nà títí tán fi jẹ nínú èso tọ́lọ̀ tí ní kí wọ́n má jẹ nígbàtí ni wọ́n bìbẹ̀ náà ń bọ̀ wá tẹ́lẹ̀ náà aslan

wa man yushabihu habahu fama zalam àmọ́ mẹ́ ènìyàn tó bá ń ṣe lọ́run tí wá ń justify ẹ̀ṣẹ̀ tó ń ṣe ẹgbẹ̀rin kí ni tó ń justify rẹ̀ pé kí ló wà ń bẹ̀ àyẹ́ṣẹ̀ máa ń ní kí ni kí ló kàn yín ó ti jọ ṣe ìtọ́ọ̀nù ìdí ni pé ṣe ìtọ́ọ̀nù sí ni ó wá ní pé ọlọ́run ọba o andhirini ila mi kù lọ́mi lára má ti pa mí tó ẹkọ́ àmá kàmá pàmí títí tí ó fi di yọmọ̀lì kìyàmà kí wá ní kẹ́ ṣètọ́nù fẹ́ tó torí ẹ̀sọ́ inú tí ṣètọ́nù torí ẹ̀sọ́ pé kọ́lọ̀ lọ́rẹ̀ mi ò bá in tó torí ẹ̀sọ́ òun wípé òun fẹ́ àwọn tí òun ṣe pé látara àwọn náà adam èmi àti ìwọ nìyẹn gbogbo wa tẹ́yẹnyẹ òun qala rabbi bima aghwaytani ó ní wọ́lọ́wọ́ bá nígbà tó ti wá sọ mínú báyìí la uzayyinanna lahum fil ard tí bá fi mílẹ̀ mọ́gbẹ̀mí mi dákun ma ma ṣe lọ́sọ fún wọn àwọn nǹkan tí ó dá tó ní ká má ṣe lórílẹ̀ ayé wala ughwiyannahum ajma'in ma dẹ̀ sí gbogbo lọ́nà àmọ́nu áyà mi illa ibadaka minhumul mukhlasin àwọn tí ilé rísì lọ́nà òun náà làwọn tán bá jáwọn rísì wọ́lọ́wọ́ bá tí wọ́n dẹ̀ sincerity níbi ìjọsìn fún Ọlọ́run àwọn tó bá ti ṣe àfọ̀mọ́ ìjọsìn fún Ọlọ́run mú mọ̀ kí mi lè ṣe àwọn èèyàn so ráwọn yóò gbogbo tẹ́yẹn ni ma sọkú ni màá sọnù so ló fi jẹ́ pé nínú àwọn ojú ọ̀nà tí ṣètọ́nù wá ń lò láti máa sọ àwọn èèyàn Ọlọ́run ti ṣàlàyé gbogbo rẹ̀ fún wa nínú Kùránì gbogbo àwọn àsàlìb gbogbo àwọn ojú ọ̀nà tí ṣètọ́nù máa ń lò nínú rẹ̀ ní wàlà òdì lánàhùn máa máa sọ ṣètọ́nù ó sọ fún náà ní pé ojú ọ̀nà òdodo lélé kàmẹ́sàlì ṣètọ́nù ìtkọ́lẹ̀lì insanikfur falamma kẹfàrọ kọ́lá inni bari ummink inni akhawfullaha rabbal alamin ọlọ́nsọ nínú Qur'an ipé ṣètọ́nù ma sọ́nù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti wá sọ́nù tán tó ti àchíwò èmù rẹ lára rẹ yóò wà ní inni akhawfullaha rabbal alamin èmi bẹ̀rù ọlọ́run o mọ́kọ̀ bẹ́ mi èmi Allahu akbar so ọlọ́run tí wá ní ṣètọ́nù sọ pé wàlá umanniyannahum ìmọ̀ fún wa ní àwọn omniyat kí náà ń pè bẹ́ẹ̀ ìmọ̀ fún wọn ìmọ̀ jẹ́ kán mọ́ láwọn èrò in tí wọ́n lè bá lógún ọdún fẹ́ bá lẹ́ẹ̀kan à ah, mo sì lè mẹ́kẹ̀ mo sì lè mẹ́kẹ̀ ma sì padà lówó ma padà kọ́lé ma padà ramọ́tò ma padà ma padà ma padà wọ́n wá tàtàrà bẹ́ẹ̀ wọ́n gbàgbé ìdí kọ́kọ́ fi wà láyé gan nípìlẹ̀ then oníbẹ̀ kò mọ̀ tó wá ṣe láyé nìyẹn but ṣètọ́nù mọ̀ pé a mọ̀ ìdí tá fi wà láyé but ma keep wọn busy pẹ̀lú àwọn nǹkan míì tó wà secondary in tó wá jẹ́ primary aim and objective ma jẹ́ ká gbàgbé ẹ̀ pẹ̀lú àwọn ominiyat àádà àádà ayé ma padà ma padà ma padà àbẹ́lòmí ma padà tọ́ra fún rídí ẹ̀ṣẹ̀ tó bá dọ̀lá ẹdí kí mọ́ ṣẹ́ lọ tọ́dún bá ti kan rẹ̀ tọ́dún bá ti kanlẹ̀ ìníṣàbùsí mọ́ tọ́dún bá ti kanlẹ̀ mí ìníṣàbúrú mọ́ tọ́dún bá ti kanlẹ̀ mí ìníṣẹ́ ìsìnẹ́mọ́ ọdún ìnìkanáà ní fi ṣe ṣètọ́nù mọ̀ tí ó díẹ̀díẹ̀ tó bá dúdọ̀rú tí ń bọ̀ yóò tún ní orí àtọ́bá dùsù tí ń bọ̀ àhákàdà wàlà àmọ̀rọ̀nàhùn fàlàyùbàtìkún àdánil an'am wàlà àmọ̀rọ̀nàhùn fàlàyùrọ̀yọ̀rún na halkọ̀lá ma wá pa wọ́n láṣẹ wọ́n ma gé tí yí ẹ̀dá ọlọ́run bọ́lọ̀ sí dáa wọ́n ma yí padà nínú bí ìlànà fàti sàlàyé wípé gbogbo àwọn tó ma ń change ẹ̀dá ọlọ́run yálà pẹ̀lú bẹ́ à ń bóra ni àbá ń ṣe àwọn artificial kìní sára wa ni à ń ṣe àwọn artificial tọrọ artificial eyín like artificial things láti lè fi fine òun lórí Islam wí fàyè gbà kíyàn kóbùn nílò attachment because òun ṣe tẹ̀gìyàrò kọlìkìláhì ni kódà ní Islam wí fàyè gbà kákọlà Islam fàyè gbà ẹ̀tọ́ bá ti kọ́ fún kọ́ ẹ̀tọ́ wọn ti kọ́ fún òun kìí sọ ló lẹ́sìn because Islam fàyè gbà ká mutilate anywhere nínú ara wa hátà islam ò fà ló jẹ́ pé obìnrin ò gbọ́dọ̀ choose ẹ̀ṣẹ̀ ní kóbìnrin choose pé o fẹ́ ṣe operation ló fẹ́ bímọ wallahi ẹ̀ṣẹ̀ ni because o fẹ́ mutilate ara rẹ without any reason ni kọkàn wókè mo fẹ́ lára mi bí mo fẹ́ là máa tún ara padà wallahi ẹ̀ṣẹ̀ ló kó sí kàdà àṣẹ pé mo lára mi ẹbọ̀ sí bọ́ọ̀lọ̀ ló dá fún ọ islam ò fàyè gbà kó fi bọ́ọ̀lọ̀ sí dẹ́ẹ̀dálẹ̀ ó yẹ báyìí àbí ká tó wá sọ pé àwọn tí wọ́n ń change ẹ̀dá tí wọ́n dẹ orísìíṣẹ́ àwọn sẹ́wò ṣètọ́ nínú kàtó ma ṣe nìyẹn tàbádẹ̀ ní kẹwò gbogbo kàtàwò ìbò ń dánwò lójoojúmọ́ afẹ́ dá ẹ̀dá afẹ́ ṣe báyìí a ṣe artificial kìní kan a ṣe kìní kan tí ó dà bí èyàn a ṣe kìní kan tó nù ma ṣe bí èyàn gbogbo kìní nǹkan gbogbo nínú tagyiru khalqillahi azza wa jal wa man yattakhidhi shaytana waliya ọlọ́run ni wọ̀tọ́ bá lè mú ṣètọ́nù lọ́rẹ̀ min dunillah nídẹ̀yìn ọlọ́run pàtí ọlọ́run ló ẹkọ́ wà ọlọ́fí ẹ̀rẹ́sọ́dọ̀ ṣètọ́nù faqad khasira khusranan mubina ẹni yìí ti sí òfò ní òfò tó ní agbára ya'iduhum ṣètọ́nù yóò máa promise yín yóò máa ṣèlérí fún yín wa ma ya'iduhum ṣètọ́nù illa ghurura gbogbo ìlérí tí ṣètọ́nù ṣe ṣètọ́nù ó kó yóò tàn ọlọ́fì sẹ̀sẹ̀ kan ṣètọ́nù dẹ̀ lọ sọ fáwọn èèyàn pọ̀ ti sẹ̀sẹ̀ yẹn like ṣètọ́nù ó sọ fún ọ pé lọ́sìn kan báyìí yóò dẹ̀ tún lọ sọ fáwọn èèyàn pé láwẹ́yà ti sìn kan báyìí àwọn example dẹ̀ pọ̀ gan lórílẹ̀ ayé ṣètọ́nù ni ó pèlò kọwá jà òun ni ó ni ilqa'ul adawati bayna an-nas ká máa dá ìdọ́ta ló jẹ́ kí gbogbo ẹni tí bá ti ń dá ìdọ́ta alẹ̀ láàrin àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ ara wọn torí Ọlọ́run bá ká bá ṣe fọ́ wọn sí méjì ká bá ṣe tú wọn ká onítọ̀ ń kọ́ ọmọ ìyá ṣe ìtọ́nù ni kódà ó tọ́ka pé òun náà ní ṣe ìtọ́nù ìdí ni pé ṣe ìtọ́nù náà ń bẹ nínú àwọn èèyàn gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú àwọn àlìjànú lọ́lọ́fin sọ nínú Kùránì pé wakadhalika ja'alna li kulli nabiyyin aduwwan shayatina al-insi wal jinn yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura ọlọ́run ní pé a ti gbé kalẹ̀ ní fún àwọn ànẹ́bí ọlọ́run àwọn àsìtá ní èèyàn àtàsìtá ní ṣètọ́nù gẹ̀gẹ̀ wọ́n bẹ̀ẹ́nú èèyàn náà gbogbo ẹni tí bá ti ń ṣe iṣẹ́ ṣètọ́nù ṣètọ́nù lẹ́nìyẹn náà kódẹ̀ ni yóò bá jẹ́ mùsùlùmí ó tọ́ kí ẹni pé àsìtánì lẹ́ni yìí kí nìdí iṣẹ́ ṣètọ́nù nìyẹn nínú kan tí ṣètọ́nù dẹ̀ mọ́ ń ṣe jù ní pé at-tafriq bayna al-mar'i wa òun ló jẹ́ kí àníbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ṣètọ́nù tó jẹ́ ọ̀gá gangan ó ní àwọn ọmọ ogun tí ma ń túkà kiri láwùjọ tí wọ́n ma ń ṣe àwọn oríṣìí iṣẹ́ wọ́n wá fún ṣètọ́nù lábọ̀ pé èmi ti ṣe kan báyìí yóò ní pé gbọ́sẹ̀gbẹ̀n bí eléèrè mi ti ṣe báyìí ẹnìkan ni wọ́n wà dé yà ní èmi tẹ̀mílé ní o mo splí ọkọ àti ìyàwó tán nífẹ̀ẹ́ ara ìtọ́nù wà ah, ìmọ̀ tú ọkọ àti àyíyàwó ìmọ̀ tú wọn ìyàwó wa wo sẹ́wà sọ pé ọkọ ní ń pàràwọ̀ rẹ̀ ọkọ wa wo sẹ́wà ní ìyàwó ní ń bá ìràwọ̀ rẹ̀ jẹ́ gbogbo àwọn ilé wallahi ìṣẹ́ ṣètọ́nù náà nínú rẹ̀ náà ni tazyinul batil lahum kama in tó jẹ́ ìwà burúkú ìwà tí beautification fáwọn èèyàn ká beautify rẹ̀ fáwọn èèyàn títí táwọn yóò fi ní fi ara wọn bí sì náà ṣe clear tó pé gbogbo àwùjọgbà pé ìsìnà iṣẹ́ tí ó dá ní báwo wá ní ṣe ìtọ́nù sí àchíbẹ̀ lé ní ó dẹ̀ padà sọ́dún tó dá débi kó wà nínú àwọn ta fímọ̀ pé yẹn ti ń lajú ta ó ti lajú kódà ó ti ń gbébẹ́ boyfriend àti girlfriend káàkiri ó ti lajú nìyẹn in tí ó dá tí ìsànmọ̀ pé kò dáfa tí gbogbo àmọ̀ pé kò dáfa gbogbo adẹ̀ sọ́dí ẹ̀tọ́ nígbà orí yahoo yahoo lúgbà ọlọ́mọ yahoo di ọmọ rí láwùjọ ló di ọmọ táwọn yẹn bàbàrà tí wọ́n pọ́nlé lánàá gbogbo àmọ̀ pó lè ní lè náà ń pè bẹ́ẹ̀ bóòlù sọ wá jẹ́ lè ní báyìí ló wá jẹ́ pé lè ní báyìí ọwàdọ̀ mọ́ rí hẹ́tà ilé mọ́ nígbà èmi ọmọ ìyà ilé ìyàwó kò fẹ́ gbé fún ọmọ wọn ma Allah kan tún láwọn tàtún ránṣẹ́ ní àwọn àgbàlagbà mìífà wallahi láwọn ìyàwó tún láwọn tàtún ránṣẹ́ tàrán ránṣẹ́ wọ́n sì mọ̀ kó sẹ́ tí ń ṣe nìyẹn ẹwọ́ beautify iṣẹ́ yẹ fún wa títí ta ń kí àkòsí tó sì kò lọ fánà ṣe bá wọn owó táwọn ìbó kó lọ àwọn owó táwọn ìbó kó lọ òun làmọ yàwó ń gbà ṣẹ́tíwájúmọ́ tí wọ́n ń gbówó tí nílẹ̀ ní báyìí tí wọ́n bá padà rówó ìbó gbà má owó tí ṣe ní gangan oníká kó àwọn èèyàn sí ẹbọ ńlá gbogbo nǹkan mí tí ṣètọ́nù bá kó yẹ̀wọ̀ tájẹ̀tì gangan ni kó sọ dẹlẹ́bọ ń kọ sínú zina mọ̀ pé zina kọ́ ni tájẹ̀tì ṣètọ́nù because zina ni tó bá wọlé látara bẹ́ẹ̀ gan ó padà kó ònà látara àánú Ọlọ́run bá àmọ́ tó bá ti lè kó sórí ẹbọ tó bá dẹ̀ kú sórí ẹbọ ó sì gbére inú náà ni ló fi jẹ́ pé tẹbá ní kẹ obi ẹbọ sì bẹ̀rẹ̀ nínú al'umma láàrin èèyàn ní ayé ànábì Nuh alayhi salatu wasalam gẹ́gẹ́ bí ibn abbas na radiyallahu anhu mọ́bẹ̀ sinari látọ̀dọ̀ nígbà muhammad sallallahu alaihi wasallam ṣe ìtọ́nù ló wá bá wọn wípé kí wọ́n gbẹ́ èrè àwọn ẹni rí tàti kúnnú wọn ṣètọ́nù náà ló padà wá bá wọn next generation wípé àwọn táwọn bàbá yín jọ́sìn fún ní o ẹmọ̀ sí wọ́n àkọ́kọ́ ó gbé kalẹ̀ kán ma fi rántí lé ní báyìí wá ní kán ma sí wọ́n lẹ̀rú fi ń bà wá lé ní wallahi gbogbo àwọn àwòrán tàn yà gbogbo àwọn fọ́tò tàn yà lé ní fún ìrántí ẹ̀rù ń bà wá àmọ́ tí ṣètọ́nù fẹ́ fi ṣe lọ́jọ́ wájú nígbà tí ṣètọ́nù ní kí wọ́n gbé àwọn ère yẹn àwọn ènìyàn ẹ̀ bá rù bí yóò padà di tí ó padà di fìtínà fáwọn èèyàn àmọ́gbà tó padà yá létà ère yẹn padà di fìtínà fáwọn èèyàn òun ni ó fa báwọn yẹn ṣe ń jọ́sìn fẹ́rẹ̀ dì ní

innahu huwa as-sami'ul 'alim tí nazarot kan bá fẹ́ wá náà nazarot shaitan kí ní ka fẹ́ wá sí ọlọ́kàn pé aburú báyìí sọ pé a'udhu billah ọ̀rọ̀ mi ní sí wá ìṣọ́ ọlọ́run ọba léètò ọlọ́run ọba náà ló dá shaitan wá wá ìṣọ́ rẹ̀ kó níbi iṣẹ́ níbi tí shaitan ń ṣe kò wá sí o shaitan lè wá múyàn kò sí bí ẹ̀ṣẹ̀ lè bẹ̀rù ọlọ́run ọba tó kò sẹ́nìkan tó jẹ́ ma'asum kò sẹ́nìkan tó jẹ́ wípé òun ti ẹ̀rùn kọ́ òkò lè kó sọ́wọ́ shaitan àtàfà ni àtọmọkéwù ni àtọ̀gá àtọmọṣẹ́ kò sẹ́ni tí ṣe ìtọ́nù lè sáré lò àmọ́ yàtọ̀ tó wà láàrin ẹni tó bá jẹ́ èyàn gidi àtẹni tó jẹ́ ọmọ ya ṣe ìtọ́nù o ní pé tí ṣe ìtọ́nù bá mú yàn gidi kíákíá ló sáré ah in tí mo ṣe yóò dá astaghfirullah in tí ó kọjá di lẹ́nu mùsùlùmí nìká ah, astaghfirullah in tí mo ṣe tán ẹ̀ṣẹ̀ ní

ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله tọ́lọ̀ ni ẹ tẹ̀lé ojú ọ̀nà tó lọ tààràtà ojú ọ̀nà yana lójú ọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wasallam àti ojú ọ̀nà àwọn sọ̀hábà e ìmàlákọ̀ ta fi mojú ọ̀nà níbi àtojú ọ̀nà àwọn sọ̀hábà láfi ma ń rọra wáyé pé ẹ dákun ìmà ẹ̀sìn Islam ẹ má jẹ́ kí a gúrí kún bẹ́ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa Islam bọ́bá sí ń kẹ́kọ̀ọ́ nípa Islam sí bẹ́ẹ̀ là sí kò dẹ̀ sígbà tó léètì jù wallahi àwọn èèyàn fi àwọn tó jẹ́ àwọn sahabi ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ó wà nínú wọn gẹ̀ẹ́ tó lè bí ànẹ́bì lọ́mọ èyí tó lè bí ànẹ́bì lọ́mọ tó ti bẹ́ẹ̀ Islam ìgbà tó wọ́n mọ̀ nípa Islam yẹn kọ́ wọ́n wá understand their ah, okay plot ṣeìtọ́nù ní ní ṣeìtọ́nù fi rí Akbar nínú rẹ̀ ní al-ibti'ad an du'ati ṣeìtọ́nù gbogbo àwọn olùpẹ̀pẹ̀ lọ sójú ọ̀nà ṣeìtọ́nù àwa mùsùlùmí ẹjẹ́ ká jìnà sí wọn ìwọ́n náà mọ̀ wọn gbogbo àfáà ti ìsọkúsọ ní mọ́sán bí wà sí ti ẹ̀wọ́n náà ti mọ̀ pé àwọn àfáàṣẹ ìtọ́ nínú jìnà sí wọn ẹni mímọ̀ ní mi ò lẹ́kí wà sí ah, páyẹ̀ lẹ́rin tí ní ṣe ká páyẹ̀ lẹ́rin ká páyẹ̀ lẹ́rin kí n padà lọ́wọ́nú ọlọ́wọ́ bá ń kọ́ ṣe yìí ló dání ẹ jẹ́ ká jìnà gbogbo wà sí ibú wà sí ibi wà sí pé kò sí tó ṣe yahoo wà sí ẹmọ ṣe zìnà wà sí ẹmọ jalè wà sí pé kí ni ẹfà àwọn èèyàn lẹ́kan sábúrú àwọn wà sí ẹwà nù gbogbo àwọn ènìyàn kọ́ ọmọlẹ́yìn ni wọ́n kí ẹ dẹ̀ jìnà sí àwọn ọ̀rẹ́ burúkú kí ẹ jìnà sáwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ sí kíni tí wọ́n máa pèyàn lọ sí ibi aburú òun lọ́lọ́ fi sọ nínú Qur'an nínú suratu Safat nípa ẹni tó ń ṣe pé ó ní òun ní ọ̀rẹ́ wọ́n wà nínú àlìjẹ́nà Ọlọ́run sọ pé táwọn yẹn bá ti wà àlìjẹ́nà wọ́n àmọ́ ẹran tí wọ́n mọ̀ sọ́lá àrin ara ń ká gbátàdẹ̀ wà láyé o mo lọ́rẹ́ kan tí ma ń pè mí lọ ọlọ́wà sọ pé ya wo ẹ̀gbẹ́ báyìí yóò wà wo ẹ̀gbẹ́ yóò wà rí ẹni yẹ láàrin inú náà yóò àmọ́ dúpẹ́ fún ọlọ́ọ̀bá kí ọlọ́mọ dúpẹ́ tí ń tẹ̀lé ọ̀rẹ́ burúkú yìí so na 5 sọ pé asọ́hìbú sáhìb asọ́hìbú sáhìbùn ni ni yóò bá náà fi mọ́ sọ pé àgùntàn tó bá bá járìn yóò jẹ́ gbé ẹ jí ká sọ́ra fún àwọn ọ̀rẹ́ burúkú ẹlòmí ti mọ́ ń kírun ẹlòmí ma ń bẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀ ọ̀rẹ́ ló padà ń fún ní júrà ah, ló padà ń sọ fún pé kí ló wà ń bẹ̀ kí ló wà ń bọ́ sí dọ̀rọ̀ tó kó máa ní girlfriend ọ̀rẹ́ ló ń sọ fún bẹ́ ọ̀rẹ́ ló ń sọ fẹ́lòmíkà òun sòdodo ìyá ó jẹ́ olù yìí ọba ń sòdodo ọ jẹ ìyá ọ̀rẹ́ ní sọ fẹ́lòmí bẹ́ ẹlòmí ń sòdodo tẹ́lẹ̀ kì í lè parọ́ àmọ́ ọ̀rẹ́ tó ń bá rìn òun ló padà ń fọ́ọ̀sì rẹ̀ lọ síbi aburú ló jẹ́ pọ́dọ̀ wà wò bí ẹjá sọ́ra pẹ̀lú àwọn tọmọ wọ́n bá rìn àwọn ọmọ wọn wà influenced níta gan influence yẹn ní agbára gan kì í ṣe kékeré ọmọ mi inúlé wàlá ó jẹ́ntù gan kódà kò lè dá kàkàṣe àmọ́ níta wọ́n ti influence àwọn òbí òdẹ̀ mọ̀ ẹ̀kan bá ọmọ yóò kàn já sínú gbogbo bá wọ́n kàgbà ọmọ yíò wúwà yí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin lè mújútọ́ ma bad influence gbogbo àwọn abita bá mọ̀ pẹ́ta tọmọ bá wà yóò kó influence burúkú mọ́ fọmọ rẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ mọ́ rẹ̀ lọ́bi tí ó ti kó sáburú ẹ jẹ́ ká tírẹ̀nà ọmọ lórí bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala in láwùjọ náà nìyàn tàbá ti ń tírínà àwọn ọmọ lórí ìbẹ̀rù ọlọ́run àwọn ọmọ ń dàgbà wọ́n ń dàgbà lórí pé ìgbọ́dọ̀ sábúrú fọ́mọ̀ yá mi níbọ̀ mi alábàágbé ni kò bá mọ́jẹ mùsùlùmí ìgbọ́dọ̀ sábúrú fún àwọn èèyàn dàgbà lórí bẹ́ẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run àwọn èèyàn dàgbà bá wallahi akàrípa òjòwó bẹ́ẹ̀ sí ni mọ̀dánì haka jíjọ́ kákàrípa wọ́n láwùjọ ti wà ókè subhanallah àṣẹ ló gbà àmọ́kà kékeré yẹn kọ́ ó tóbi wa innahu lakabir ó tóbi gan ẹ́ wala azim ala man yassarahu Allah ẹn tọ́lọ̀ tó bá fi rọ̀ lọ́rùn ni an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹ̀sìn rẹ̀ wá lọ́rùn an bí Allah subhanahu wa ta'ala gbogbo ète àti gbogbo páńpẹ́ tí ṣètọ́nù dẹkalẹ̀ fún wa an bí Allah kó mẹ́jì á ṣe àgbákò kankan nínú rẹ̀ an bí Allah subhanahu ọ̀dọ̀ àwọn sọ̀hábà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọ̀dọ̀ àwọn ẹni rí ọ̀dọ̀ àwọn ṣùhádá àwọn olódodo àwọn tí wọ́n kú sójú ọ̀nà Ọlọ́run Ọba ọ̀dọ̀ wọn láti fẹ́ bára wáwú a fẹ́ bára ọlọ́dọ̀ àwọn ṣeitọ́n àti ọ̀dọ̀ àwọn aláburú allahumma aizal islam wal muslimin allahumma aizal islam wal muslimin allahumma aizal وانصر عبادك المسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك وسبحانك اللهم والحمدك شهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك